الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وله بعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn gbà tí a ti ṣe àlàyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún ara wa nípa albida'atu fi din nípa àdádálẹ̀ nínú ẹ̀sìn al àti aburú àwọn àdádálẹ̀ ma ń dálẹ̀ nínú ẹ̀sìn in such a way that yóò change bí ẹ̀sìn yẹn ṣe rí ṣe yóò àmọ́ jẹ́ pé bí a bá ṣe ń jìnà sí time annabi sí annabi tọ́lọ́run rán ní iṣẹ́ yẹn bẹ́ẹ̀ ni ẹ̀sìn yóò ma change yóò ma change yóò ma change tó bá ti padà yá èyí ó padà sọ́nù orípa annabi gan sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí ẹ̀sìn àwọn yahood débi kí wọ́n padà yẹ̀ tán yányá alaihi salam ó padà ṣẹlẹ̀ sí àwọn nasọ́rọ̀ níbi kí wọ́n padà yẹ tanyanya kó lójú ẹ̀sìn anábi Isa alaihissalam níbi pé lè ní bẹ́ẹ̀ sí ń ṣe ẹ̀sìn wọn látòkè délẹ̀ kò sí ẹyọ kankan tó bá ojú ọ̀nà àwọn anábi ọlọ́run yìí alaihi wasallam ti wájú yíwa pé ẹ̀sìn Islam náà àwọn èèyàn náà sì máa ṣe bẹ́ẹ̀ náà because bá ṣe ń jìnà sí tẹ́mà nẹ́bí sí ẹ̀rù pé bẹ́ẹ̀ nìkan worst bẹ́ẹ̀ ló ń peléke sí ló ń lágbára sí ló ń burú jáì sí bẹ́ẹ̀ làwọn yẹ́dẹ̀ ń ṣe àìmọ̀kan nípa àwọn ìntánẹ̀bí so àwọn kí ni àlàyé tàn ṣe yìí wàláhì nasihatu muslimin wọn ló gba ìṣàlàyé bẹ́ ìṣe nasiha fáwọn musulmi ni kò sí kankan wa sòdodo ọ̀rọ̀ lọ oníkálukú lè bá a mọ ìbònìbàtà ti

wọ́n ní ṣẹ́rá wọn bídá tó ń wà láyé nìsìn ó pọ̀ gan bí hukmi ta'akhuri zamani wa qillati ilmi in tó dẹ̀ ń fa ni bá ṣe ń jìnà <clears throat> sí taiwan nabi sí àti bí ma ṣe ń kéré sí wa kathrati du'ati ila al-bid'i wal mukhalafat àti báwọn èèyàn ṣe ń pọ̀ sí lójoojúmọ́ tí wọ́n ń pèpè lọ síbi àwọn bídá yìí tí wọ́n ń pèpè lọ síbi àwọn mukhalafat àwọn tó takò ẹ̀sìn yìí ẹni tó bá ní access àwọn social media yóò ma rí <laughs> yóò rí àwọn ajáyìb yóò rí àwọn nǹkan tó ma jọ ní lójú ibẹ̀ náà ló ti mọ̀ rí ẹ̀ tó ma kọ́ yí bá ṣe ń sín gbẹ́rẹ́ lórí fídíò yára kọ́ bá ṣe ń sín yóò mú ẹyẹ dání ewé kìíní kan ó fi wé àfá ló náà so àwọn èèyàn pọ̀ gan and then àwọn wàsáìlì táwọn èèyàn lè fi pè àwọn èèyàn ó easy bó ṣe easy láti ṣalábàápàdé eh, àwọn tí wọ́n ṣàlàyé òdodo fún wa lórí àwọn fóúnzì bẹ́ẹ̀ ló ṣe easy fún wa <laughs> láti ṣe àgbákò àgbákò ẹ wá pọ̀ gan nítorí àwọn tán ń ṣàgbákò wọn pọ̀ jù wọ́dẹ̀ lágbára ju àwọn tán sọ òdodo lọ wa sariyanu tashabbuhu bil kuffar fi adatihim wa tuqusihim àti báwọn èèyàn ṣe ń lọ kíákíá níbi mọ́ kọ́sí àwọn kèfèrí níbi àwọn aládà wọn àti gbogbo wọn àwọn ẹnìkan ṣe wedding láìpẹ́ ẹni àwọn posters rí àwọn status ẹ pé bọ́ ṣe múra níbi wedding christian kan wá challenge wọn pé ẹ̀yin náà rí pé christianity ló dá ẹ ṣe dress bí musulmi níbi wedding ṣe muslim ní ẹ ṣe lo hijab tẹ máa ń lò ẹ̀yin musulmi ẹ ṣe dress bí islam sí ṣe ní kẹ dress ẹ rí pé ẹ̀sìn wa ló dá jù ẹ jẹ́ fẹ́ kan subhanallah ìdí ni wípé àwa musulmi ẹ̀sìn wa ò jọ azin àwọn akẹ́tẹ́sìn gbé fún a rí gẹ́gẹ́ bí nǹkan tó wà backward so àwọn èèyàn rí pé in táwọn kèfèrí ṣe òun ló wà civilized wọn ni modernized way wallahi kẹ́dìb irọ́ ni ṣebí civilization yẹn tàlá ń ṣe bí ọ̀làjú ọ̀làjú ọ̀làjú là ń bá kàkiri láti jọ ẹ wo bí tó làjú wa dé náà ọ̀làjú yẹn làjú wa lọ síbi ìmá takọ ọlọ́ọ̀bá tànàbì ní sallallahu alaihi wasallam ọ̀làjú tó la tànàbì sallallahu alaihi wasallam tó jẹ́ kó tẹ̀lé tọ́lọ́wọ́n ọba ẹwọ́n tó ṣẹlẹ̀ ààyè tó lágbára jù lórílẹ̀ ayé wọ́n dẹ̀ ń gbádùn kò dẹ̀ sí wàhálà kankan ẹ wá wo ọ̀làjú táwà aláàlẹ́ ni ọ̀làjú tó takùtà nẹ́bí sallallahu alaihi wasallam léyìí tó wá ń kó wa lọ síbi àwọn agbúrú so misdako ha misdakon lè kọ́ sallallahu alaihi wasallam gbogbo lè táwà ń rí kò sallallahu alaihi wasallam ti sọ fún wa anẹ́bí ni pé latattabi'unna sanana àmì yóò padà máa tẹ̀lé ojú ọ̀nà àwọn tán wà bí fọ́ wọn àwọn sàhábà ń bèèrè pé al-yahuda wa nasara tí àwọn jíwà tàwọn kírísítẹ̀ lẹ́sọ pọ́ àwọn musulmi padà máa ṣe bí wọn àdẹ́bì pé ta ló àwọn náà ni so a ti ṣe àlàyé àwọn díẹ̀ níbi síwájú nípa wọn yẹn famin hadhi ilbida nínú àwọn àdádálẹ̀ yìí léyìí tí musulmi gbọdọ̀ mọ̀ tàgbìdọ̀ jìnà òun náà ni ìmá ṣe ihtifal ìmá ṣe ayẹyẹ ọjọ́ ìbí annabi sallallahu alaihi wasallam a ti ṣe àlàyé ìṣayẹyẹ yìí díẹ̀ síwájú a ní pé àwọn tán gbé wá àwọn náà ni àwọn alfatumiyun ubaidiyun batiniya ni wọ́n àwọn tó ṣe pé àwọn ò nígbàgbọ́ nínú ẹ̀sìn islam ni kódà àwọn ò nígbàgbọ́ nínú annabi sallallahu alaihi wasallam bal nínú ìgbàgbọ́ wọn ni wípé èyàn tó mahdi táwọn retí táwọn musulmi retí nígbà ya yá ó ní òun ní ó padà pé rẹ̀ lánàbí nígbà tó yá ó padà pé rẹ̀ lọ́lọ́run so àwọn ọmọ àwọn àrọmọdọ́mọ rẹ̀ wọ́n wá continue bọ́ ọlọ́run jẹ́ kí wọ́n pọ̀ nínú ìjọ wọn wọ́n pọ̀ gan débi kí wọ́n padà conquer Egypt wọ́n gba Egypt má wọn Abbas yóò lọ́wọ́ gbá yẹn nígbàtán gbá mọ́ lọ́wọ́ wà ìjà yóò tán because àwọn musulmi ń takò wọn lórí àwọn kan tí wọ́n ṣe ẹmọ kí àwọn yẹn bọ́ sórí títì kan mọ́ fi kùrán ṣe yẹyẹ kan mọ́ buwá nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀sìn ní mùsùlùmí ni so wọ́n mọ́ sọ pé ó dá ẹmọ intawọn ya mọ́ sí gbà ní pé tán bá ti pé àwọn tán jagun torí ogun ló mọ́ padà tó mọ́ sábà ṣẹlẹ̀ ńgbà náà ogun anything báyìí ogun ti dé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa ni wá wọ́n lè rí ibi dàpọ̀ mọ́ àwọn mùsùlùmí tí wọ́n gbàbẹ̀ wọ́n lè kí ó dá mùsùlùmí ni wá bọ̀ wọ́n gbàbẹ̀ tàṣáyọ̀ wọ́n ní ṣíyà làwọn ara lè àlílà wọn àwọn ń parọ́ pé ó dá ó dá tẹbá tún fẹ́ gbọ́ o kódà ìyá ìyàwó àbí bàbá bàbá wa Ali bin Abi Talib ni àti ìyàwó Fatima ilé láti lè yíbi fífa ojú àwọn mùsùlùmí mara because wàhálà ń ṣẹlẹ̀ nígbà náà lọ nígbà tó ya nínú kẹta fẹ́ fífa ojú àwọn mùsùlùmí mara ní wípé wọ́n wá dá àwọn ayẹyẹ kalẹ̀ àwọn ayẹyẹ yìí bí méje ni ló fi jẹ́ kí mawalid so àwọn ní wọ́n wọ́n pé kí la fẹ́ fi ṣe kí la fẹ́ fa àwọn mùsùlùmí gẹ́bà dẹ̀ ṣe ma wàhálà táwọn yẹn ti mọ́ ní láti ìsìlẹ̀ pẹ̀pẹ̀ náà ni ọ̀rọ̀ kí la ajẹ́ amú kí la jẹ́ kí la mú ọ̀rọ̀ owó ọ̀rọ̀ àwọn dúkìá ayé yẹn ó mọ́ ń dàmú àwọn yẹn gan débi pé ẹlòmíì gè kí níbi ṣe ẹ̀sìn nítorí àwọn ayẹyẹ àwọn là ń sọ wípé wọ́n bìlú wípé ìrun táwà ń kí ìwọ̀n ìkírun wọ́n ní ìrun yẹn ó ní ìtumọ̀ mí bá fi ní ìtumọ̀ yẹn kìí ṣe kíyàmọ̀ kírun bá zọ́hírọ̀ lẹ́yìn kí bá fi ní yàmbẹ́ so wọ́n kí kírun kí anything wọ́n ni mò ń ṣe nínú ọkàn mi wọ́n fẹ́ so àwọn àfáà ní òdá kẹ́ngbà yẹn ní tó wá ń ṣẹlẹ̀ ní wípé wọ́n wá dá ọjọ́ bí aláàkọ́ yẹn tí ń ṣe ọmọ Ali bin Abi Talib ọmọ ń ṣe ọjọ́ bí al-Hussein ọmọ ń ṣe ọjọ́ bí Ali bin Abi Talib gangan wọ́n máa ń ṣe ọjọ́ bí Fatima tí ń ṣe ọmọ Ànábì sallallahu alaihi wasallam ó ṣe márùn máa ń Isa wọ́n máa ń ṣe Christmas pẹ̀lú àwọn jí àwọn Christian náà wọ́n máa ń ṣe náà ó ṣe mẹ́fà wọ́n ọjọ́ bí Muhammad sallallahu alaihi wasallam so ọjọ́ bí continue báyẹn níbi ọjọ́ bí níbi àwọn ayẹyẹ yìí wọ́n lè oúnjẹ tó máa ń pín gbogbo tó máa ń pín gbà in thousands ni àwọn yóò wá pọ̀ bá mú níbi bẹ̀ gbà ó dà ń pín oúnjẹ o wọ́n gbà wípé kèfèrí láwọn ni ẹwò kèfèrí sáà ni wọ́n sàn fún wa lóúnjẹ ẹ kèfèrí so kìíní yẹn continue àwọn ayẹyẹ ìdẹ́ bẹ̀rẹ̀ níbi 400 years after after tanabi kú tán ẹ imagine ká gbọ́ pé ẹ̀sìn ò tí ì till after 400 years kò possible na ẹ̀sìn ti pé náà nígbà tó yá ọlọ́ngbẹ́ni tán Sọlá al-Ayyubi nínú àbánú Abbas ni ó gbógun ti wọ́n ó jẹ́ àwọn ológun ọlọ́run ṣe ó padà gba Egypt mọ́ wọn lọ́wọ́ wọ́n wá abolish gbogbo àwọn kíní ẹgbẹ́ kíní tí mo gbélé because àjòjì ní àwọn mùsùlùmí ò mọ̀ tí ń jẹ́ bẹ̀ kódà kò sí ànábì kan láyé tó rántí pé ìjọ kan náà bí mi ìjọ tán bí ìjọ bí kò sí yàtọ̀ láàrin pé ní bí mi àtọ̀ látí ìsìjọ tán bí mi kò sí yàtọ̀ láàrin kò sí special day kankan bẹ́ẹ̀ kò sí kẹ̀kẹ́ tó special àdébí kó wà ní pé ní ó dá èmi ò sí kí ní tèmi ìgbìn ní tán bí mi bọ́kàfẹ́ sí náà fílà ní à ah, àdádá lẹ́ni ẹ̀ kí ni special kí ní tọ́lọ̀ ń link mọ́jọ́ tán bíyàn kí ló kí ló wà ń bẹ kò sí kẹ̀kẹ́ wallahi kódà bó bá ṣe ń because mo mọ̀ hey mo tún time tó kí bí i years lọ́ọ̀ ní ń lò láyé ẹyọ̀kan tó ti yọkún bẹ̀ kí wá ní ayẹyẹ tàwọn jẹ lè nínú ara musulmi náà a ṣe birthday a kó fọ́tò síwájú àmà ya fọ́tò a sọ àmà dìkíní a sọ àmà dìdàkúdà a plé omi fún ọkà ma jó kí là ń kọ́ àwọn ọmọ yẹn kí là ń kọ́ àwọn ọmọ yẹn ẹ ti ń kọ́ àwọn ọmọ ṣe ń jó láti kékeré gbogbo wọn jù àtọkùnrin àtobìnrin wọ́n jọ ń jó wọn ò mọ kankan ẹ ṣe bá ọmọ inú padà di bá lélé àwọn kọ́ ni ó padà di ọ̀gá àwọn iléeṣẹ́ ni ẹwà láwùjọ òdá ìlú òdá bóò ni ó ṣe dá wàláhì kò lè dá bá ṣe ń bá lọ yìí because àbò síta ń ṣe fúnra wá ti pọ̀jù ó ti pọ̀jù wàláhì ẹra àwọn ìyá nìsìn ah kí ni mo fẹ́ pàmílẹ́kún ẹ sì sí fídíò fáwọn ọmọ fídíò tá ti ń jọ hóhò ìyá rẹ̀dàràdà yóò dẹ̀ sí fáwọn ọmọ kọ́mọ̀ wo wọ́n mọ̀ wo àmọ́ yóò wá ní ti débì kan abúgbó ti bẹ̀rẹ̀ láwùjọ àmọ́ pàrò bàbá Buhari ni Buhari yóò rí ṣe kíní kan ní orí ṣe ayà ah subhanallah ìgbà ọlá fẹ́ pariwo yídà aláwàlá ń sàbúrí fúnra wa ẹjẹ́ káyì tèrònú wàláyì káyì tèrònú ààlà ń sàbúrí fúnra wa o tàbàrẹ ni pèrásá kíyèsí wàláyì wọ́n sàbòsí fún wa ni so irú àwọn ẹ̀tẹ̀fàálù yìí ó kàdà wá lágbára nígbà náà kọ lẹ́yìn ìgbà yẹn o táwọn mùsùlùmí gbà kíní mọ́ lọ́wọ́ padà wọ́n stop maulid yẹn ó wá continue fún 200 years kò sí maulid ma nígbà tó wá di 600 years after hijra ní Iraq ló tó ti jí padà ẹgbẹ́ ṣe tọ́nà mọ́wàbí ṣe jí padà ní ọwọ́ àwọn Sufi àwọn alátẹnujẹ ibẹ̀ ló ti jí padà wọ́n ṣe jí kíní ni ló fàájí tó wá ṣẹlẹ̀ láìlé ní báyìí ló fàájí pé lè fagidi wà ẹ̀rí fún ipé maulid wà nínú Qur'an kò sí maulid nínú kò sí maulidi nínú súnnà nabi o sallallahu alaihi wasallam ẹ̀sìn tánà bí wọ́n tó pé wallahi kò sí maulidi ń bẹ lọ́wọ́ Kùránì látòkè délẹ̀ o lérí tí ń jẹ́bẹ̀ ní ká mú hadith kan wákà nabi tákẹ maulidi wà nú ẹ̀sìn a mọ̀ pé wọn wà nú ẹ̀sìn àsìkò tákẹ wọn wà àríbẹ̀ ọkọ́ ni maulidi àsìkò láṣe maulidi àyẹ́ ṣe seven days maulidi ní ìsìn ní ìsìn ó tún ti wá tàtọ̀ develop maulidi ìyá sì tún bẹ ṣe gbọ́nà rí nílọ̀rẹ́ láìpẹ́ táwọn mọ́lìdì ìyáz ẹbọ̀tán sí àwọn yẹn ṣe sùjúdù fún ìyáz sùjúdù lè ìyáz àwọn yẹn wọ́sọ́bá ìyáz <clears throat> tẹ̀sùbá ó fi sọ́rùn ìyáz bẹ̀m̀bẹ̀ wọ́n ní gbogbo wọ́n dẹ̀gbà ogun state ogun ọ̀nà Saddam yẹ wọ́n ṣe mọ́lìdì ta ní ìyáz mọ́ṣe ní Senegal nẹni ẹ̀ káàkiri báyẹn ẹtùmọ̀ mọ́lìdì ẹ̀ tó túkù tí wọ́n tún ṣe láìpẹ́ lómùpó ń bẹ̀yẹ lọ́dọ̀ bàbá kí náà ń pè ọkọ̀ bàbá yẹn lómùpó ń bí sàárè wọn mú lọ sí bí sàárè ní táìmù mọ́lìdì ẹni tí wọ́n lọ máa ṣe àgbákò ẹbọ níbi sàárè èmi náà ti lọ dáadáa níbi òdí àfáǹdá <clears throat> wọ́n máa ṣe mọ́lìdì mẹ́rin náà ẹ̀kọ́ lọ sílẹ̀ àfáǹdá sàláti gbogbo àwọn ìdá ìdá iná fi ṣe kìní so mọ́lìdì yìí kọ́ nínú àwọn examples àwọn ni ní ìsinmi àti wà ní kílàwà yìí sáti wà ní Muharram ni bóyá àti wà ní so Muharram um, um, muharram safar rabi al'awwal ìgbà tí bá ti fi tó bí oṣù mẹ́ta báyìí ẹ̀tù ti mọ̀ gbọ́ maulid maulid maulid káàkiri báyìí ẹ̀tù wọn gbátawà mọ́ sọ́nbẹ̀ àwọn kan ní a mọ́ ṣe maulidi aláburú ni wọ́n o wọ́n o fẹ́ràn nábì ni o subhanallah tó bá fẹ́ràn nábì ṣe bí súnnà nábì ló tẹ̀lé wo tó bá fẹ́ràn nábì ó mọ̀ ṣe bá nábì ṣe ní ká mọ́ ṣe ṣe ẹ̀kan lọ́dún náà ni a fẹ́ràn nábì sallallahu alaihi wasallam gbogbo tí wọ́n lẹ́yìn ṣe yìí bí kíní ẹ̀yìn sàtàlátù fán nábì ni àwọn ṣe lójoojúmọ́ ẹ̀ ń ka ìtàn ni àwọn kọ́ òyìn níta nábì lójúmọ́ kódà àwọn kan ní súnnà nábì àwọn sọ fún wọn pélé ní kẹmọ́ sí ànábì ló ní àṣí kí ló wá fẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú ẹni at-tabarruk bil ni bàbá kìníkà ti ṣàlùwàlá ibi ibi ìlọ́pá ìyá kan wà ìyá ìyẹni ibi ló kú sí kìníkan ká ma lọ síbẹ̀ ká ma wálùbáríkà pẹ̀lú àwọn alùmí wọ́n láyé bí ní ẹsàdúwà ayé gbígbàdúwà ní gbogbo àwọn kíní nínú àwọn àdádálẹ̀ ní kò sí kẹkàn tí ń jẹ́bẹ̀ nínú ẹ̀sìn kama wáwọn ayé táwọn ẹni rẹ̀ kan ti jòkó tán ṣe kíní kan nínú ẹ̀ ni albidari fi majalil ibadat wa àwọn bídà tó jáde níbi àwọn ìjọsìn tá ń ṣe níbi àwọn ìjọsìn bí a bí pé tàbátí kírun tán ni ká má ṣe gítù jama'i la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ká má ṣe pọ̀ kí ni àdádálẹ̀ ni bóòlù ṣe já dádálẹ̀ ni wípé annabi sallallahu alaihi wasallam kírun tó bá dẹ̀ kírun tán a máa ṣe àtikáàrì lẹ́yìn ẹ̀rùn kí lànàbí máa ń ṣe oníkálùkù máa ń ṣe tí ẹni o kí tó bá ń ṣe pọ̀ wọ́n ṣe intanabi kan sahaba ní káṣe tabarakta ya dhal jalal wal ikram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bayin den anabi ne subhanallah mo ṣe oníkálùkù ṣe lọ́tọ̀tọ̀ náà ni o 100 alhamdulillah allahu akbar den ayatul kursi níbi àwọn níbi eh, àwọn bami àwọn mu'awwidhat qul huwallahu ahad qul a'udhu bil falaq qul a'udhu bin nas bolu ṣe le láti ṣe sunna nabi o easy gan kin ṣe tó le láti ṣe in tan pe be ni pe bola nabi a máa wọn kọjá ayè yìí wọ́láhì kò sí tàbí fi ṣe kò wúlò fún wa bel ohunkú bá wa ní nínú àwọn àdádálẹ̀ níbi àwọn agbárin ìbádà náà ni pé ká fẹ́ ṣe adkar káwàlú àwọn àlátùmí bí i tẹ̀sùbá ní àbáwọn jama'a ká máa ṣe ní àpapọ̀ tá máa pariwo ilé nǹkan ó tako sunna tànàbí sallallahu alaihi wasallam àbí nínú ẹni káwọ́ pé ìjọ sunday àsàlátù jọ sunday inú ẹni tahajjud òru à ń lọ oníṣògùn kan tí ẹ̀nà lọ ń gbà yẹn kọ́nà kò foríjì yàn nígbà tí yóò dá anything ma àwọn akọ́sẹ̀ wa bá mú síwájú báyìí wọ́n kó mi síwájú wọ́n sí omi ẹkalẹ̀ wọ́n sí àwá kéèkéèkéèkéèké tó fi dìbẹ̀ bóyá ránà kí mọ́júmọ́ January 1 ti ẹni January 1 subhanallah àwá kéèkéè tó fi dìbẹ̀ bí 1 2 ẹ̀ ní believe pé àyàn ah, tún jí ọ̀sẹ̀ mẹ́yẹn ẹnikẹ́ sí wọlé nù kọ́ àjọ́sàdúrà ó sì sáwọlé ó ti believe pé ọ̀sẹ̀ yìí àà ah, iṣẹ́ ti wà ń bẹ́ o bá tún jí ọ̀sẹ̀ kó àwọn ọmọ bá ń sọkún àwọn ah, ti jí ọ̀sẹ̀ mi o ọ̀sẹ̀ wọ́n ń jí ṣe ànábì lọ kọ inú àdúrà yìí àdúrà ọ̀sẹ̀ kí ni túnmọ̀ gbogbo yẹn ẹwà ohun tó wá fọ́ ni o àwọn afẹ́fẹ́ ti ń ṣe bídá ẹ̀ nílé ṣe súnnà mọ́ intanẹ́bì ni a mọ̀ ṣe lóru ní pé ẹ jí lóru ya ayu almuzammil muzammil qumi illa qalilan nisfahu aw inqus minhu qalilan aw zid alayhi wa rattil al-qur'ana tartilan àwọn ni mo pè ìwọ tó dá sobore te dá sobore re ha qumi layla illa qalilan dìde lóru àfi gbà díẹ̀ nisfahu ó lè lo ìlàjì orun kó fi dìde aw inqus minhu qalilan ó dẹ̀ dínkù tó bá wípé ìdajì orun fẹ́ pọ̀ ara mi ò dínkù díẹ̀ tó bá lágbára ó lè fẹ́kún wàrọ́tìlẹ̀ kùránì tẹ̀rùtílẹ̀ tó bá ti wájí lórí ẹ̀ kí ló máa ṣe ó ka kùránì ẹ wá bèèrè lọ́wọ́ àwọn tán lọ sóòrù ìyá tẹ́ ń gbómi lọ sóòrù ìjẹ́ jí lórí ẹ̀ ní láti ka kùránì in tí sì bẹ̀rù kùránì ti yínú ìsóòrù tẹ́sí lọ kò sínú kùránì èyí ni ṣe bí tánàbí ni a ṣe ní àá ọ́nà kakùránì lóòrùn sí ẹkakùránì sí ẹjẹ̀ ọmọ ṣe ń kà sí ẹmọ́kà ibi tó ẹkáwọn ìyá iná ti fura pé àwọn àfá yìí ń tàn wà ní wọ́n lẹ́fìrí pé èyàn tó bá bẹ̀rẹ̀ sí tó bá lajú sẹ́ ọlọ́wọ́ ni pé ah, ẹ̀dàkùn yóò mọ̀ wá ah, ẹ̀dàkùn ẹ̀kọ́ mi ní kùránì in tí ó mọ̀ wá ní ẹ̀kọ́ mi ní kùránì ẹ̀dàkùn ẹmọ ọkọ̀ mi lẹ́sìn in tí ó mọ̀ wá ní ẹ̀ ìgbà tẹ́bà mọ̀ fi bí oṣù mẹ́fà yóò ti máa ka nígbàtẹ́ bá fi rí bí ọdún kan yóò ti máa ha Kùránì yóò ti fẹ́ ha jùzù amma jùzù mulk ìgbàláwọn yóò ti lọ mọ́ fẹ́jọ rẹ̀ tún lé pé à ọmọ ẹni tí yàyàkúyà ó èyàn ha Kùránì ẹni yàyàkúyà àmọ́ ń ṣe ríbú ń ṣe yàwúyàwú ń kọ maka ń kóbìnrin káàkiri ọmọ olórí rẹ̀ ni ah, kí ló ta ń sábò sí fúnra wa náà ti ń lásàlátù ti ń lọ báyìí 60 years ẹlùmí ti lọ 80 years ẹlùmí àsàlátù lè yí tán sí lẹ́nu mọ́ gbogbo yẹn tán lẹ́nu ẹ̀ lásàlátù iná ni kò tí yẹ bá yà bí wọ́n tún fi jíọ yẹ̀yà àdíní wallahi ẹlùmí ò lè ka fàtí àdíní fàtí àtọ́ jẹ́ pé ìwà tó bá jẹ́ mùsùlùmí tó bá gbádùn ó kà ní 17 times a day tó bá ń kírun pé tó bá kí wákàtí rẹ̀ márùn pé o tó kí náà fílà o ó kà ní 17 times a day gẹ́rin mọ́ngà ló ń bí làwọ̀ yẹn káde ní o wọ́lá láàlì fatiha lọ́rí láwọn yamma káwọ fatiha alubarika aliyamudu lillahi sí fatiha tàbí fatiha lọ́rí lẹ́yìn tó mọ́ka ẹlẹ̀ yóò mọ̀ dè ní láti ọdí tí lásà láti pé tó bá fẹ́ kí hun sọ̀látù ibrahimiyya la máa ń ké lórí tafta tashahud allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim wa barik ala muhammad وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد انت من كيلو يون والله يلومي لا سلاته for 50 years كما صلاة الفاتحة من كان اللهم صلي على محمد الفاتح لما وقلك والعات لما سواك من صلاة الفاتحة النبي لموا النبي قالوا موا أفا مدى مراري النبي قالوا موا صلى الله عليه وسلم انتو فيك بلو Eh, eh, Ahmad Tijani ló mú wá kò tí tó 200 years àbí 300 years anábi ti kú láti 1400 years tànábi ò mọ́ wọn ò kọyín ọ̀dọ̀ àwọn tí wọ́n kọyín wọ́n ti bà wọ́n ló kọjẹ́ wọ́n ni wọ́n ni ẹkọ́ mílìkì lọlé fáwọn yáyí ni ní tọ́mọ̀ sọ ni ẹ àwọn ní ìdẹ́ kò sí tí wọ́n sọ fún tó ju Qur'an àti Sunna lọ subhanallah bihamdi subhanallah alazim so an Allah subhanahu wa ta'ala kó dákun nínú ọlá rẹ̀ nínú àánú

ọlọ́ni ẹba ń sọ fáwọn ẹrù mi tán ti ṣàbúrú wọ́n ti dáràn wọ́n ti wáwẹ́ pé ah ọlọ́wọ̀ lè forí jẹ́wà máa ọlọ́ni ẹmọ́ jákàmù náà kò níbi anú ọlọ́wọ̀ báwò kódà kó ti pé 80 years kò sígbà tó lè padà sí bẹ̀ẹ̀sì ọlọ́wọ̀ báwò Allah subhanahu wa ta'ala pẹ̀lú àánú rẹ̀ àti ọlá rẹ̀ kó ṣe wá lẹ́ni tí ó سوى هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته